الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفى الله سبحانه وتعالى أترى لكم كاتي قفان محمد صلى الله عليه وسلم يريد أن صلى الله ونن الدعاء هو العبادة إما شي إما شدوى وغنغني إن تنكني جوسي سؤالي تمنوا aya Qur'an tọ́lọ̀ ti ń pa wálá sẹ́yí pé ọlọ́ni wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ní ẹ máa pè mí máde máa jẹ́ pé innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin ṣẹ́ráwọn tí wọ́n ṣe kí ni o tí wọ́n ṣe mútúmọ̀tó kò níbi so wọ́n fàdùwáhù huwa a'zam anwa'i al-ibada faman da'a ghayra Allahi min al-mauta wal maqburin wal jinn wal shayatin faqad ashraka billahi wa shirka al-akbar so ló jẹ́ pé àdùwá nínú àwọn ìrìn ìjọsìn ti fi lágbára jù ní èyàn tó bá ń kẹ̀lú mí lẹ́yìn Allah gẹ́gẹ́ bí èyàn ń pè àwọn àlìjànú ni gẹ́gẹ́ bí èyàn ń pè àwọn tó nínú sàárè ni àwọn tí wọ́n ti kú àbí èyàn tó ń pè àwọn ṣayàtíì àwọn èṣù ìwẹ̀ níbẹ̀ ń kọ́ ó ti jáde kó nínú ẹ̀sìn Islam faqad ashraka billahi shirkal akbar because Allah ni pé wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahadan àwọn àyíbí ta fi ń jọ́sìn fọ́lọ́wọ́ba Allah nìkan náà lónìí fala tad'u ma'a Allahi ahadan ẹ gbọ́dọ̀ kú ẹlòmí ní dẹ́yìn Allah subhanahu wa ta'ala ọlọ́tọ̀ sọ bákanáà ní ẹ máa pè ọlọ́run ọba lẹ́ni tí ó máa ṣe àfọ̀mọ́ ìjọsìn yìí fún ọlọ́run ọba ay mukhlisina lahu fi du'a ay ẹni tí ó máa ṣe àfọ̀mọ́ ìjọsìn ọlọ́run ọba pẹ̀lú pé tẹba ní bùkátà sí kankan ọlọ́run nìkan lẹ máa pè so fasamma ni fad'u allaha ọlọ́run ní pé dùwà gangan o ọlọ́run pé ní ẹ̀sìn nínú ayà yìí so um, àwọn ilé ìfihàn rẹ̀ pé dùwà kọ́ ìbádà rẹ̀ ìjọsìn ni gẹ́gẹ́ bí asọ́lá bó ṣe jẹ́ ìbádà gẹ́gẹ́ bí asiyam kama gbàwẹ̀ bó ṣe jẹ́ ìbádà gẹ́gẹ́ bí azaka bó ṣe jẹ́ ìbádà ẹ̀ṣà mọ̀ pé àwọn ìbádà yìí àgbọ̀dọ̀ gbé fẹ́lómi dẹ́yìn Allah subhanahu wa ta'ala àgbọ̀dọ̀ láfẹ́ kírun fẹ́lómi dẹ́yìn Allah àgbọ̀dọ̀ láfẹ́ gbáwẹ̀ fún ẹlòmí dẹ́yìn Allah àgbọ̀dọ̀ láfẹ́ yọ zaka fẹ́lómi dẹ́yìn Allah àgbọ̀dọ̀ sọ pé afẹ́sẹ̀ hajji fẹ́lómi dẹ́yìn Allah gbogbo àwọn kátà ń ṣe tó jáwọn ìjọsìn àgbọ́lọ̀ lórí à ń ṣe afkar fẹ́lómi dẹ́yìn ìjọsìn ni àmúṣe afkar mọ́ ń ṣe fẹ́lómi bí a mọ́ sí kó lè bá sánú mi àbíkó lè bàbá ń gbà ní wá lọ́dọ̀ ọlọ́ọ̀bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní ẹ̀lú ìsìgbọ́dọ̀ gbídò ààfún ẹlùmí ní báwọn yẹn ṣe jẹ́ ìjọsìn gẹ́gẹ́ náà ní ilé náà ṣe jẹ́ ìjọsìn ọlọ́run na ya

la yamlikuna mithqala dhabaratin fil ardi wala fis samawati aw fis samawati wala fil ardi Ọlọ́run ya wole no hold no hold anything milku keni milku kan la yamlikuna no hold anything fil ardi wala fis samawati kete ni kakata nínú sama yo fis samawati ka ni ah eyin temi pe ni ala yo tabaddi sama ó ní òun ló ní àyè kan kódà kó mọ́ ju 1 mítà lọ àbí 1 millimeter àbí 1 times series of power minus 1 million 0.0000001 of anything wọ́lẹ̀ ìwò ní ní sẹ́mà àti so ọmọ kí yí tó rùgbà ẹni náà lágbára àwọn náà ní control àwọn náà ní portion lóòtọ́ ayé ló tóbi ọlọ́run gbogbo ayé àmọ́bì kan bú àrùn ayé rẹ̀ fi gbé lágbàjá ló ní gbípò gẹ́gẹ́ ló ga òun ló wà ìjájẹ̀ rẹ̀ kí ń sọ́lọ́ rẹ̀ ó tó bẹ̀ kórí ẹmọ́ bóò wọn ẹmọ́ ni wọ́n gáúsù lọ àwọn bí i pé kútùbù ipé ogbó zamani ma ní kútùbù akọtọ́bù mẹ́rin ni ma wà àwọn súnkínù believe wọn ni akọtọ́bù mẹ́rin ni ma wà ìkan wà ní south ìkan wà ní west ìkan wà ní north ìkan wà ní east àwọn mẹ́rẹ̀ẹ̀rin na gbélé ayé dúró hadha àwọn náà ní kọ̀ntó wọ́n nígbàrí tó bá kàtíra wọn ní ma because kíníkà wà wọ́n mọ̀ pé bèé tó aládùgbò ti wá lọ wọn the normal core belief of the two business ó wá worst lọ́dọ̀ àwọn ṣíyà àti wọn torí in reality náà kọ wọ́n tap àwọn súnfí wọ́n tap a large portion of their religion from the Shias àwọn Shia gba ìpé àwọn àfá àwọn ìmọ̀ wọn pè àkàní 12 àwọn ìmàmíyà ìfìnà àṣàrà ìwọ̀n náà bẹ̀ ní Kaduna wọn bẹ̀ ní kàkiri àwọn náà mẹ́kọ̀ pèrà méjọ́lì àwọn bí káwọn àyíma àwọn obéjèjìlá àti àwọn bí nínú àwọn sọ àyíma wọ́n ní agbára lórí ikú àti lórí wọ́n ìgbà tí wọ́n lágbára láwọ́ká ọdá yìí wọ́n mọ́sán ló in reality kò sí ètò padà lóòkú mọ́ gbogbo wọn padà kúrò àmì ìgbàtí malakú mọ́ kúrò wọ́n bí káwà yí máa wọ́n wọ́n kọ̀ntúrò àwọn náà kọ̀ntúrò sánmà àti ilẹ̀ kódà bí pé tẹ bá gbọ́tàrà bá tó bá dún à sẹ̀yìdì náà rí olókèrè ó láwọn àwọn ìtẹ̀kọ̀ọ̀dá tún kúfúríyà tí ń àwọn ṣíyà léètò sí kí wọ́n ma fi rìnlẹ̀ pé àwọn ọlọ́run àwọn àwọn náà ní ṣe wọ́n ní pọ́ṣẹ̀ nínú sámà àti ilẹ̀ ṣìgbó láti sọ fún yín ní jókòó tó kọjá nípa ìtàn àwọn táwọn sí ṣúgbọ́n gbé káàkiri kò sí tó ti nífẹ̀ẹ́ ìgbótán ipé àwọn àfá àwọn nígbà tó bá wù wọ́n tí màláíkà tí ó pa wọ́n bá dé wọ́n lé ní pé aláfà kan àfá ń kọ́ tí ó pa bá dé

èyí wà wo fíìmù ẹ̀mọ̀ bí sọ́wọ́ sí pé ah ìṣẹ̀lẹ̀ kí ní ìṣẹ̀lẹ̀ bẹ́ ẹwà rú ọpọ̀ ẹkùn mọ́ sọ fún pé àwọn nǹkan tó mọ́ sọ pé àwọn àjẹ́ wọ́n wà láyà nẹ́bì àwọn àjẹ́ wọ́n sá bá nẹ́bì ló pé ìgbìgì tó wáyé kó lábẹ́ kí yóò àjẹ́bẹ̀ ìgbì yóò wọ́pá wà láì ní fún àjílẹ̀ ìrẹ́tìrí kò sí ní kòtò ayé ni kòtò ayé ni náà wọ́n kàn pa ẹwọ́ fún wa nípa kòtò ayé náà wò fa ẹwà lánàbìrì sánàbìrì agbẹ̀rẹ̀ sánàbìrì lè ní afákanwádé afákanwádé èyí ń bẹ̀bẹ̀ wádé ẹgbọ́ àwọn tó kọjá ní ìsìn àwọn ayé ni àwọn irọ́ pọ́nbélé irọ́ pọ́nbáláwó ni wọ́n tó bá ti níbi jùlọ tẹ́lẹ̀ pé ìgbà tọ́lọ̀ dáyé ọlọ́wà gbélé àwọn àjẹ́ lọ́wọ́ babalá ẹwà nínú olọ́lọ́ sọ nìkan á níbi kò sẹ́nìbọ̀dì tó ní mílùú ò ní ìrẹ́fẹ́ lójú ó rí pẹ̀ tó wá sáyé ìlú olówá bẹ́ẹ̀ ni ẹjọ́ kan mú mú tó sáà tó gbádùn náà bá ti ń mọ̀ lẹ́nu fúgbàdé ó kìí ó wá mú rẹ̀ ó lè dá lọ́ta wọ́n fọ ìgbẹ́ fún wọ́n fọ ìgbẹ́ ìbá èwọ́n ní àwọn tánà ń kọ̀ tó ayé ní òkú ìgbónú wọn wọ́n tẹ́jì pa ọlọ́run mi ní tán tán pẹ̀rẹ́ wọn lórí dáìpá ẹ̀ lórí nápínà lórí ẹ̀ wọ́n fọ nápínà fọ́ man ant anta kadhabun ìwọ okuronyo ashabul uquli salima àwọn tó bá ti la kai wọ́n bá pé wọ́n lè bá gbà tó sọ abadan so ọlọ́wọ̀ dáyé kó gbé lé àwọn àjẹ́ lọ́wọ́ ẹ̀dẹ̀ yíká tó sọ́ra náà ẹ̀yìn kìní kan àwọn ayé igbá wo àwọn kìní ẹ̀yọ́ kò bá ọkọ̀ tó bá ti lè níbi bí pé ní tí ń ṣe ọlọ́wọ̀ bá nìyàn kódà táwọn nǹkan bí bàjẹ́ sábàbù but in reality tí wá ní kọ́ wọ́n tún wá wọ́s wọ́n tún wá fẹ́ ọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá tí wá bí wọ́n tún bá fẹ́ iṣu àjẹ́ wọ́n tún bá fẹ́ lójú wọ́n bá fẹ́ lójú kọjá bí tó ti ẹ̀ ọ̀rọ̀ wípé yes àwọn nǹkan àti pé ó ń ṣẹlẹ̀ like bí from the gym aspect of, of this world because akọ̀tá ń gbélé ayé àwọn àjẹ̀nú náà bẹ́ẹ̀ bí pẹ̀lú wa kódà àwọn àjẹ̀nú àwọn àwọn àwọn ìtọ́gáwọn mùsùlùmí bẹ́ẹ̀ wọn àwọn ọ̀daràn lẹ́pọ̀ jùlọ wọ́n dé wọn a máa wá sí mọ́sálásí láti wá kẹwọn kódà wọn a máa wá gbọ́dọ̀ kó ma wọ́n á dẹ̀ wà lẹ́gbùn so kò sí bí ó ṣe interaction interaction mọ́ wà láàrin àwọn èèyàn àti àwọn but musulmi ọgbọ̀dọ̀ máa rọ̀ kázà káàrọ̀ kázà lórí pé kíyàn fún kí ní ẹni rẹ̀ ìsìbáwì tó pọ̀gbọ́n máa ah, àkíwò ah, sí gbọ́kẹ̀tẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó kọ̀rẹ̀ sí ti sọ́dọ̀ ọlọ́wọ́ bá wa dhikrillahi tatma'innul qulub kí ó túnmọ̀ sí àtàrùsẹ̀ so ká mọ́ fẹ́ lójú ọ̀yọ̀ bá sí bá fẹ́ lójú gan-an débi pé kódà tọ́nà bá lóòfẹ́ sí nǹkan àwọn ayé ní yí padà wọ́n ní dó ayé ò ní pakádàrádà ọwọ́ agun náà lè fà sẹ́yìn èyí tó bá ti fọwọ́ agun sẹ́yìn ó ti pakádàrádà náà nítorí kí ìsúnmọ̀ kádàrà kádàrà ní pé tó bá di 2 o'clock nǹkan báyìí ṣẹlẹ̀ sí lágbájá ayé wà ní change tí ó ṣẹlẹ̀ àwọn ní bá sọ di 4 o'clock ní ọwọ́ ti pa kádàrà dáadáa ní ẹ̀ 2 o'clock ní wọ́n ní change 2 o'clock kí ni la yamlikuna mithqala dharra fi samawati wala fil ard kò sẹ́ni kankan nínú ọ̀tẹ́ ìjọsìn fún tẹ́m bẹ̀rù tẹ́m kéèkéé káàkiri yẹn tó lágbára láti darí kankan nínú sánmà ní àti nínú ọlẹ̀ ẹ̀tùnà appoint kan ní àbí ọlọ́run tún ní wà máa lahum fihi ma min shirkun point ẹlẹ́ẹ̀kejì ni ẹwọ ẹ̀kejì ni wípé ok ẹ lóòtọ́ wọn ò ní kankan àmọ́ wọ́n partner rárá ẹ̀dọ́ wọn ò hone any person àmọ́ wọ́n partner pẹ̀lú ọlọ́run ọba láà ọlọ́run kò tún bẹ́ wà máa lahum min shirkun mú partner pẹ̀lú ọlọ́run ọba rárá níbi anything ẹ̀rọ tó gẹ̀ bíbí ẹnìkan náà ní o àmọ́ wọ́n sàpọ́lọ̀ bá lọ́wọ́ bí ẹjọ́ dá náà ní láà abadan òpó ẹlẹ́ẹ̀kejì ni ẹ nítorí àwọn tó ń ṣẹbọ àwọn belief wọn náà nìyí because tó bá láà belief nínú tó ń ṣe ní ó lè mọ̀ sí Ah, kódà kò wà nínú ìṣòro kò sírù ìṣòro tó bá wà ọ̀dọ̀ ọlọ́ọ̀bá nìkan ọ̀nà ni ọkọ̀rí ọlọ́ ọlọ́ ni wà máa lahum fihi máa lè ṣirkin èyí ti lọ àbí tọ̀ wọ́n ni wà máa lahu minhum min dhahir ẹlẹ́kẹta ní kí ó lérò pẹ̀lú mú partner àmọ́ wọ́n rẹ̀ ọlọ́ọ̀bá lọ́wọ́ ọlọ́ọ̀tún ní wọ́n tó rẹ̀ mi lọ́wọ́ alóò ní ẹni excuse láti ṣe ìlúmídẹ́yà láti ẹ̀ èyí tó fẹ́ sìn kò dá kankan nínú ayé àti sánmà èyí tó fẹ́ sìn kò pàtàkì pẹ̀lú ọlọ́ọ̀bá kò kún ọlọ́ọ̀bá lọ́wọ́ ẹlẹ́kẹta kò rìn ọlọ́ọ̀lọ́wọ́ nígbẹ̀ ìgbà tọ́lọ́wọ́ fẹ́ dáwọ́ èèyàn ẹwọ́ ìtàn ìwọ́n tó ti gbọ́ version ìtànẹ́bí adam yóò gbá version rẹ̀ ẹfí ogun yóò bá ṣe wà fún gbogbo tẹ́ ọlọ́wà sọ fún Jibril Jibril lọ bá mi bú yẹ̀pẹ̀ wá mo fẹ́ dáyẹ̀ Jibril dẹ́rẹ̀ bá yẹ̀pẹ̀ ní àà mọ́bù mi mọ́bù mi mọ́bù mi àwọn ẹ̀tàn ọ̀rọ̀ tí ò ṣẹlẹ̀ fa ọlọ́sìn rẹ̀ mọ̀láíkà mi lọ́nu mọ̀láíkà mi tún fẹ́ búlẹ̀ báyìí yẹ́kẹ́ ní àsàrá ìrù lọ́lọ́ padà wá ní àkọ́kọ́ kò sí màláìkà tó gbé àsàrá ìrù tó bá ti gbọ́rí hakùnù látàrí rẹ̀ kò sí màláìkà ò lè rí wàlá láàfin kìtàbí wàlá fi súnnà tàkì màláìkà kan ní àsàrá ìrù kí ní jẹ́bẹ̀ ẹ màláìkà kú rárá malakul mọ́tù tó bá kọ inú Qur'an inú ahadith malakul mawuti malakul mawuti malakul mawuti kò sí hadithu kan tó lálàáfíà tó gbé wáyé pé àsàrá ìlú kan bẹ̀ tọ́ yóò bá ní àsàrá ìlú bẹ̀ tí wọ́n ní àsàrá ìlú gbà tó wà dọ́dọ̀ lẹ̀ ilẹ̀ wọn sunkún ọ̀dọ́kùn mi mọ́bù mi àsàrá ìlú wá agreement àyà àgbẹ́tẹ̀ ọlọ́wọ̀ mọ̀ sí ohun náà lọ́jọ́ nílé o tàn kódà méjì sí pé ma bù díẹ̀ náà rẹ̀ bọ̀ tí ma tí wá bù díẹ̀ ma ma fi dá ìlọ́pù ìlọ́pù ìlọ́pù ìlọ́pù padà tí ó kà bú ẹ̀pẹ̀ díẹ̀ tàbí ànábì adam so but àwọn tó táwọn àti ànábì adam bá ń dáhùn yíwa ma dáhùn padà sínú so díẹ̀ mo bú so business ni àrí so ó ṣe business ó kà bú ẹ̀pẹ̀ díẹ̀ fún òun wá fi gbá mọ́ mọ́ mọ́ mọ́ yóò bá fi pure pọ́nbélé ní kò sí tẹ́m̀pẹ̀lẹ̀ Islam bọ́lọ̀ sí dáyé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ló ọlọ́run sọ fún ọlọ́run sọ fún Iblis ọlọ́run ni ma mana'aka an tasjuda lima khalaqtu bi yadayya ọlọ́ọ̀bá ló mú yẹpẹ̀ ọlọ́run ló mọ́ọ̀dì ànábì Adam nínú àpọ́nlé tó wà Adam ọlọ́ọ̀bá mọ́ pẹ̀lú ọwọ́ yìí ọwọ́ méjì ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bọ́ọ̀lọ́wọ́n ṣe rí kò sí ètò kàwọn mẹ́ ọlọ́run sọ fún wa ọlọ́run ló mú ànábì adam fúnra òun pẹ̀lú ọwọ́n ọlọ́run wa mọ́ ọlọ́run wa fẹ́ ìrísí lára ìwọ̀n tó bá ti ní version yóò gbáyẹ̀ ọlọ́run bá ń rán mọ̀láíkà kan kọ ilẹ̀ iyẹyẹ pẹ̀lú àwọn sọ fún mọ́gbùmí mọ́gbùmí mọ́gbùmí gbogbo lè kọ́ àyí sọ ọ̀rọ̀ ni kò sí ẹ̀rí kankan mẹ́ kò kìtọ́ mọ̀ kankan mẹ́ so ayà ìkànnà ni ó ọlọ́run tún ní pé ó dá

àwọn tó kọ̀ọ̀kọ̀ sí nígbàtọ́nà bá dá ọgbẹ̀ ẹ̀gẹ́ ọ̀rọ̀ àwọn tí bàbá tí wọ́n tẹ̀ tí mọ̀ wọ́n sí fún ẹ̀wọ̀n exist rárá ọlọ́ni hal ata ala al-insani hinun min ad-dahri lam yakun shay'an madhkura ọlọ́ni sásìkò ti kọjá lórí ọba nẹ́bí adamu àwọn àsìkò kan tó ṣe pé 20 years inú pé bolúwà 25 years ago ó sí rárá nípa kéèkéé bí ó tó kọ́ wọ́n ó exist at all ilé tó ti wú àkídà Yorùbá mi gẹ̀ẹ́ onípẹ́ ẹlùmí ọmọ wáyé lẹ́ méjì ẹnìkan kọ́kọ́ bí ẹlùmí padà fún abíkò mi abíkẹ́ lọ́lọ́mí ó kọ́kọ́ wáyé gẹ́gẹ́ bí ẹran ẹran dáadáa ẹran gidi ni ọmọ ẹran dáadáa ni ó padà wá wálé yẹn abẹ́lómi kó jẹ́ ẹ̀gbùrúkú ló padà wá wálé rẹ̀ gbogbo àwọn ẹran yóò ṣogbo tí wọ́n náà ti wò nígbà yẹn tán ti fún ọwọ́ àhákò nínú làákàyè rẹ̀ wò ẹran yóò ṣogbo orí tó ti wọ́n ní kòtò ayé kòtò ọ̀run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàláhì tí na ń pò fún amú bí ẹ̀kọ́ ẹmọ́ká mọ́ fún ẹ̀lẹ́kọ̀ọ́ gbóná mọ́ láàárọ̀ kùtùkùtù tó bá jọ sátọ̀dẹ̀ tí yóò lọ sí báyìí ẹjọ́kù sí bàbá àti ìyá ọmọ ẹsàrí lọ rẹ̀ ti ṣe ti bá náà ma fi kí ní gẹ́sẹ̀ jùjú kàbáyìí ńlá gbogbo báyìí tẹ́ rẹ̀ jù tẹ́ ń wáyẹ̀ báyìí wọ́n fẹ́ bá kí dáwà jẹ́ nípa gbogbo àwọn nǹkan tó tako ẹ̀sìn Islam wọ́n dẹ̀ ma picture ìwọ̀n alú ìbá fi mi ẹnìkan ní ṣòro nínú Kùrán tó bá kanú Kùrán táwọn yẹba ní ṣòro wọ́n wà kẹrọ ọba ẹwù tàbí Yunus tán sọ́lánà ẹ́ nígbàtà ní ṣòro nínú ẹja fi zulumatin thalatha kí wà nínú òkùnkùn mẹ́ta òkùnkùn ní ẹja òkùnkùn ní omi nísàlẹ̀ omi òkùnkùn ní kò kọlù nọ́mbà fà ha la ilaha illa anta lórí subhanaka inni kuntu minad dhalimin a ọlọ́run tawhid ló jáde lẹ́nu rẹ̀ tí wọ́n bá wà nínú sòwò lé ní ìyásí ló jáde lẹ́nu sí nítorí àwọn tó ti pò fún ọ nínú geography wọ́n wá pò fún ọ pé ọ̀dọ̀ pastor na mọ́kọ̀ ọ̀dọ̀ babaláwo náà sọ́kọ́ ma ń bẹ̀rẹ̀ ibi fíìmù mi wà different riwaya ti ní ibi àwọn fíìmù mi wà ọ̀dọ̀ babaláwo bá ẹ̀kánẹ̀ ní sọ babaláwo ní ká mú ti rí ó yẹ múkan ẹmúkan ẹmúkan ifá wájú ọpọ̀ ọgbọ́ ẹ̀yẹ ọpọ̀ kí ní àgìnìkáwó kí ní ìtumọ̀ yẹ wọ́n tún sẹ́rẹ́ sẹ́wọ́ tún rí sẹ́ mú mú lọ sọ́dọ̀ àfá àfókútẹ́sùgbà bí 1 million sọ́rún báyìí ìyá mi pé ah, ẹmúkà méjèèjì ẹmúkà méjèèjì yọ̀gbẹ̀ ẹ̀ẹ́ ní kíni kò rí kẹ́kẹ́ kò àbíkọ́ ní ẹwà àyà kan ní kùránì kò sí àyà kan nínú kùránì tán mọ́ tán fi mọ́jọwà tán fi mọ́ tó ṣẹlẹ̀ sẹ́yìn ìsá kí ó ṣe oníṣì tó dẹ̀rẹ̀ irọ́ ni kò sí kí ó kẹta ń sàṣẹ́ dẹ̀rẹ̀ nínú kùránì táwọn múdá ní o ìwà mọ̀ kùránì mẹ́ta wọn ní o kùránì tọ́lọ bá sọ̀kalẹ̀ kò sí àyà kẹta ń òun ò ṣe sáyà òun ò kí mọ́tò déwájú rẹ̀ se bí gán tún kọ́ káàkiri promo service lọ gbogbo ẹni òun ò ṣe sáyà Kùránì kí mọ́tò déwájú rẹ̀ ó wá fẹ́ sàfún so àwọn belief tàti ní yẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn foreign films tán fáàmù wa consume àwọn Lord of the Rings àwọn Harry Potter àwọn mẹ́lì tó ti legend of the kìdí kan táwọn mọ́mọ́ ń jòkó tí àwọn ilé tẹ́yẹ̀ sọ yìí dídẹ̀ mọ́ ní pé èyànjọ́ wó láti kìdí

bó ṣe wá pò jaburata ní ẹ láfíìsọ pé wọ́n ń gbé àwọn tó tako Islam fún wa in forms of entertainment o nígbà kó ti wára àti ẹ o ti wára àti ẹ you are just entertaining yourself you know like mo kàn ń entertain o nígbà pé reality kí ní ẹ ti sẹ́tù sáré o ti jòkó o ti wà bẹ̀ kí ní ẹ̀rù a fi live ló jẹ́ kí mistake ní kíká ní pé ah ẹlòótọ́ àwọn fíìmù yẹ iníkan kò dálótọ́ àmúsìbí tí ń ṣẹlẹ̀ náà fi ń ṣe fíìmù rárá in tí ìwọ́wọ̀nú fíìmù ni wọ́n fi ń lífù ayé in tó fi ń rọ̀bí ẹtí ń ṣẹlẹ̀ ní ẹ sórí èyẹ tí kí ní ẹ̀ṣẹlẹ̀ sí ẹ òun náà ti wọ fíìmù ni òun wá ń lò wípé ẹ́ẹ́ ìké tí wọ́n fíìmù ní last year ní o fíìmù tí wọ́n tí wọ́n ní o àà ah, àṣẹ́ tí ń ṣẹlẹ̀ lẹ́bí sẹ́fíìmù rárá sórí jọ́ kẹrẹ lẹ́bẹ̀ẹ́jọ́lọ́wọ́ fíìmù ó tó bẹ̀rẹ̀ sí lọ ṣiṣẹ́ lára tí káà onífíìmù yá wọ́n gbé ẹjọ́ ẹjàmù kí ẹ̀mọ̀ ìlú onífíìmù ẹ̀yìn kí wá bàbàrà onífíìmù tó onífíìmù kan bá wà dúdú àbáyẹ ẹgbà yóò ṣe lọ lọ́ba ìyìn tó wà àdálù mi nẹ̀tẹ̀lẹ́rì èyàn tí ń báyé jẹ́ tó lórí kan bá wọ́n àdúgbò àbáyé kódà lórí ìpèrò mi fún àwọn kòrò fún mọ́lú bẹ́ẹ̀ ni wọ́n kòrò fún àlímọ̀kùnrin wọ́n fi zàzú bàkánà kìí nẹ́ra bá lì àwọn tán báyé jẹ́ àwọn tán ọ̀rọ̀ masturbation ọ̀rọ̀ yahoo yahoo ọ̀rọ̀ kábí obìnrin mọ́ ìwúlò mọ́ kó mọ́ kóbìnrin useless àwọn tán pàjẹ́ wọ́n já lójú ọ̀rọ̀ yahoo báyìí àwọn nẹ́ra bá lì ti ẹ̀gá tó pàà wọ́n já dànù ní kò sí tẹ́ kò sí tó ṣe yahoo wọ́n sì fásún àfáwọn yahoo sì yahoo ní gbogbo ayé báyìí ọmọ Nàìjíríà ló ní ìjì lórí pé eh, Nigerians aláwọ̀ olóòmọ̀ yàgà tó sọ pé ìgbà tó ń tó yìí tí gbọ́nkẹ̀ ìgbà ìgbé olóòmì kan tó pé látòkèdélẹ̀ wọ́n dẹ̀ explain ní òsìsì ìyàwó látòkèdélẹ̀ ní omi ní tọ́jú sálẹ̀ ní as in details bó ṣe lọ rà bó ṣe ṣe bó ṣe mọ̀ tẹ́fún bó ṣe mọ̀ sí wọ́n everything wọ́n kọ lórí táwọn náà jẹ́ lẹ́nu káàkiri gbogbo time you are what you consume in tó bá kọ̀nsúmù lójoojúmọ́ o n yóò bá o kọ̀nsúmù orin o n kọ̀nsúmù yahoo yahoo nígbà tó lóun sẹ́sì náà islamic music ló tó kọ̀nsúmù nítorí dèrèdè rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ọkọ̀ ọlọ́kọ̀ ìyàwó ìyàwó jọmọ jùmọ́ wọ́n jọ láti ọkọ̀ ọkọ̀ ilé náà wọ́n wọ́n lọ́mọ́yàwó rẹ̀ pé ah, nǹkan ti ṣe wá 5 million ti ṣe wá kìí sí nǹkan ẹ̀yọ̀kan ẹwẹ́ pé ìfẹ́ ti kí ní ẹ ó wẹ́sọ̀ wọ́n tó ẹwà àgbàkùsì ẹ̀rọ fíìsì ẹwẹ́ sí wọ́n develop ó ṣe ń develop ẹ̀yìn develop tí ẹ̀bá wọ́n kọkùn ní develop honestly ẹ̀yìn lẹ́ ń jẹ́ káàkiri ẹ̀yìn lẹ́ ń polongo náà ó ṣe rí ẹ̀nà àbúrú wá ń jòkó gbogbo wa ìgbà tó wà tó wá pàgọ́tọ̀ wa tó ẹ ká wá rí ẹ̀rí pé ẹmọ́jà pàgọ́tọ̀ wa àwálà fún àbúrú

so all about several Qur'an linuhiqahum ba'da alladhi amil Allah ni in ta se fún ni pé gbogbo tẹ́ bá tin ṣe àmọ́ ẹ má jẹ towo ìyà itowo gbogbo tẹ́ bá tin ṣe láyé wallahi ẹ jẹ towo láyé tó tó ni yama tiyama Allah ba ni lọ́dọọdún mo wori ọdún last year cash epo kíní kan lpa àwọn cash ní the problem mọ́wọ̀rí kíní kọ́kà tún jẹyọ ìkéèlé ẹ̀tù ẹkùn jẹyà ẹ ma jẹyà personal nínú life yìí ẹkùn ọmọ jẹyà on a larger scale general yà ọlọ́run ní àwọn ìyàyẹ́kọ́ a mọ́ ń fún yí tọ́wọ́ la'allahum yarji'un bóyẹ́ padà agun jọ kẹfẹ́ ẹgbọ́ àwà là ń fi àjẹra wa fa ẹjá padà mọ́lọ́rọ̀ sọ̀rọ̀ kùnrin yẹ̀wò la'allahum yarji'un kí ni sọ̀rọ̀ padà bóyẹ́ padà ìpé ah, ẹlùmí mọ́ sọ fí pé ní ẹ̀ẹ́nẹ́tí kìíní kan tó bá ní just 20 naira you are millionaire by 20 naira ní ìsìn òfin ìsìn òkọrin ìsìn Nigeria ta ní fíìmù rẹ̀ 20 naira pure taka ní pure taka tán ta ní one kọ́bọ̀ àbí kìíní kan tí ò tẹ̀ ní kí máa rá tẹ́lẹ̀ but almohim ó ní pé wọ́n wá wo bí ayé ṣe rí gbẹ̀yọ bó ṣe corrupt gbẹ̀yọ wá compare rẹ̀ sísìn àwọn tó bọ̀ wà lẹ́yìn wa táà bá stop wà láì padà lọ́sọ́dọ̀ ọlọ́ba subhanahu wa ta'ala àwọn tó bọ̀ lẹ́yìn wa bóyá wọ́n ra pure ọ̀tà yẹn bóyá wọ́n ra 10,000 naira ẹyọkan àwọn bàbá tí wa tó wá níwájú to be straightforward and candid wọ́n kíp ìyàkalẹ̀ fáwà no reality wọ́n láì reality ni àwọn gba ń jẹ́ lọ àwọn sẹ́lọ̀ dáadáa ìyàyà àwójẹ̀ ìwàbẹ̀ ó là ń jẹ lọ́wọ́ ẹ̀ àwọn náà wá jẹ tó wá lọ́wọ́ àtúwá ń sí fún àwọn mọ̀tíwà sí pẹ̀lú káwà stop ìfẹ́ sáà lè búrékì connection ìyà yìí sáà lè búrékì sí sílá yìí kò sí láìpẹ́ búrékì ẹ̀fẹ́ láti padà sókè sí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lọ wallahi ẹwẹ́ àwọn àwọn olúmi àwọn bàbá tí wọ́n jẹ́yà láti lè wọ́n wá sẹ́ dáadáa kò fáwọn mọ̀tíwà ẹwù sáwọ́dí tó bá ń tán bàbá sáwọ́dí gbádùn ní ti bá ah, àwọn bàbá sáwọ́dí àwọn àfáà àwọn alùsẹ́ àwọn àfáà tó pé àfáà gidi ni wọ́n tó pé àmọ́ ọ̀rọ̀ ayé náà wọ́n gbádùn bẹ̀ kò sí kankan owó tán nígbà ìwọ̀ owó yóò tẹ̀lé ní wọ́n lọ kọ ìta àwọn bàbá wọn àwọn bàbá wọn lẹ́ búrẹ́kì kí ní láàrin pé yọ́rọ̀ kápadà sọ́dọ̀ lọ́wọ́ mélòó níbi Saudi tẹ́lẹ̀ Saudi tí ò ju àdúgbò but àwọn báyìí mọ̀ pẹ́ ó ti wá kú nìsìn náà wọ́n wo alìkíyàmọ̀ wọ́n pé àwọn òkúfà ẹmọ́jẹ̀ ká fún fìyà fáwọn ọmọ ẹni káwà jẹ́yà ní tùwálé ni káwà strọ́bù ohun tó bá gbà ká sọ́fà ká jẹ́yà ká fi nǹkan lẹ̀ fáwọn ọmọ tiwa wọ́n wá jẹ́yà ìyásà jẹ wọn lóòtọ́ wọ́n jẹ́yà ìyásà wá jẹ wọn wọ́n wá sí sí sí àmọ́ wá gbádùn lédè wọ́n tó wá ń bínú ọmọ ara tó bá fẹ́ ẹ́yìn kíyàn institute ẹ̀sìn kókó ní ẹ̀ kíyàn fi ẹ̀sìn lọ́lẹ̀ lógo kíyàn bá ti wà kíyàn sú ẹ̀sìn ẹ̀dẹ́ wípé èlò sú ẹ̀sìn mọ́ láìfà àwọn èdè pé tó bá fẹ́ mú mi bá yóò wà pẹ́ dákùn kí lọ́lọ́run yá sí gbogbo ike ẹ̀dàkùn tí ó sáàsì kí bí akìní kan wà tí ó dáa bí kí òwẹ̀ ẹ̀ ẹ̀dàkùn mo fẹ́ sí bísínẹ̀sì kan ẹ̀dàkùn sí ò sára mú bẹ́ o ẹ̀dàkùn mo fẹ́ analyze bísínẹ̀sì fún sí ò sára mú bẹ́ o àmúwá ń ṣe crypto ó ń bitcoin òun ṣe kíní kan sọdúndẹ́gójì nínú ẹ̀kìní kan ibá àwọn òkèrí òun ṣe yahoo òun ṣòfò owó ó bẹ̀rọ ọlọ́run gbogbo tó ti ṣe kalẹ̀ ń kọ́ àwọn ọmọ rẹ̀ ń bọ̀ wá àwọn wà jẹjẹrẹ tí wọ́n bá ti jẹjẹrẹ tó ti kú ẹjákùn bọ́lá fẹ́ gbádé àwọn tó wọ́n mọ́ kí ha Nigeria is not good wọn ò dẹ̀ nímọ̀ pé àwọn gẹ́gẹ́ fúnra wa o a ti ṣe aburú tó pọ̀ kalẹ̀ lórí ayé aburú ìrìn ẹ̀kọ́ tàbí àwọn sì jẹ aburú ẹ̀ lọ àwọn òbí Nigeria yóò fi ti ṣe bá ṣe bí ẹ̀ Nigeria ṣe di Nigeria ṣe mọ́tò Nigeria ṣe lè Nigeria human being kan pẹ̀lú gbogbo yẹn kó Nigeria tó wọ́n mẹ́wọ̀n fún Nigeria yóò dá owó náà ìjọba bá Nigeria ò dá in tó sọ náà níbi ìdí tí mo sọ̀rọ̀ yóò dá that's it ẹjẹ́ gbogbo láti tẹ̀ pé ọlọ́run wá fẹ́ sọ last one pé àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run báyìí o tẹ́ bá fẹ́ ní pé lóòtọ́ àbọ̀kí wò ní kíní àmọ́ wọ́n lè ṣe ṣàfáà ọlọ́run ní pé ní ìgbà pé òun ní pé ó lágbára ọgbọ̀n nǹkan mẹ́rin tàtàkàkalẹ̀ but tí bá yọ̀ǹda fún sàárè tó ń lọ yìí sọ́nà ló yọ̀ǹda ìsìnkẹ̀ bọ́nà ṣe wó gbogbo ìpìlẹ̀ bọ́tẹ́yẹn yẹn mẹ́rẹ̀ usulu mẹ́rin yẹn bọ́nà ṣe wó dànù so inshallah ájú níbi ayayi inshallah so a tún tẹ̀síwájú ní ọ̀la so ọlá ọ̀rọ̀ ìdúrà yóò parí adẹ̀ mú alistiana Allah subhanahu wa ta'ala kó sọ́rọ̀ tẹ́lẹ̀ so last remark o ní pé ẹ̀dàkùn ẹjẹ́ ká kúnkálùkù àkáhùn ìsìnkí ní ẹ̀ ọ̀la àti táìmù tààlù láyé ó ti tó bá lẹ́nu tẹbá ní kẹwọ bí kẹfí ṣe one speech bí kẹ ṣe ń lo tó ń fast sí àgbẹ̀ wàláyìn a ní púpọ̀ láti lórí ayé ìwà ṣẹ́rí díẹ̀ tó kù yìí impact wọ́n láfẹ́ fi make sínú life in the, in the form of ìbẹ̀wọ́ ọlọ́run because gbogbo àwọn kẹta ń ṣe láyé a lè ìjákò lọ́dọ̀ ọlọ́ba subhanahu wa ta'ala ìjákò lọ́dọ̀ ọlọ́ba yíò jẹ́ kọ́lọ̀ba pàó ti pé ó fẹ́ dáṣe ó yá mọ́ dáṣe impact lánà fẹ́ ní níbi ìconnect àwọn èèyàn mọ́dọ̀ ọlọ́ọ̀bá padà ìgbé ìbẹ̀wọ̀ ọlọ́ọ̀bá sọ́kà àwọn èèyàn padà impact láfẹ́ ní wọ́n lẹ́jẹ́ ká mọ̀gbọ̀n yẹ bóòlè mi sacrifice olè mi lè ṣe ọ̀nà olè mi náà lè lò àdúgbò bí tí mo wà orípa olè mi náà fẹ́ níbẹ̀ níbi ọ̀rẹ́ ṣẹ̀ṣẹ̀ because kí ní nǹkan wo communal and individual obligations ah èmi tèmi àwọn fámílì mi ẹnu mi káwọn ah, mọ̀kànlá jùkú lára rọ̀ sáwọn ìkẹ́ ìjùkú ẹ̀dẹ́kùn bá sí èyí tàbáyé jẹ́ ìtò ìtàbáyé jẹ́ ìdíkú tó báyìí ìdíká sí ìgbàdà lọ́sọ́dọ̀ lọ́bá subhanahu wa ta'ala ọlọ́run sọ ní Qur'an fàfíwò ìlàlá ọlọ́run ni ẹ sápadà sọ́dọ̀ ọ̀dẹ̀lẹ̀ ọlọ́run ẹ jẹ́ káwàá tí lè ní kódà gbogbo wa o àbí ọgọ̀wọ́n ní wa o a fẹ́ padà sọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn tàǹsí ah, a mọ̀ gbádùn wọ́láì èyí ó sacrifice gan ni ó bọ̀ wọ́láì ìgbádùn ni ó gẹ́yẹ̀ inú wọ́n jẹ́ dùgán àmọ́ àìwá padà báṣẹ ké igbe ohun àáfilẹ̀ fáwọn ọmọ wa ní àwọn abúrúta ń kéèkéé lójoojúmọ́ yìí àáfà abúrúlẹ̀ fáwọn Allah subhanahu wa ta'ala kó sẹ́rẹ̀ àmùsùn padà sí bí ẹ̀sẹ̀ Allah subhanahu wa ta'ala kó jẹ́ ká tètè tí bá tàtí ń tawálẹ́sẹ̀ kó dẹ̀ jẹ́ ká tètè rìn ojú ọ̀nà tí solution fi jáde fún wa هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Weiß nicht. 也是个要习惯。